kò sí tán pè ní hubbul watan minal iman tribalism ni kódà opposite ẹ̀gẹ́ ni islam tún gbé wá normally hubbul ikọ̀ nífẹ̀ẹ́ ìlú tó wà ìyẹn ló wà pé àdífì wá wà ó kó wá dípò níwà fa hamiya ẹ̀ ọ̀nsọ̀ríyà kọ̀ọ̀míyà ipé ìlú wa ni ìlú mi kí nífẹ̀ẹ́ rẹ̀ nínú imani ló wà ìgbóná gbẹ̀bẹ̀ hadithi ò lálàáfíà kò sí tán kò sí hadithi ń gbẹ̀bẹ̀ ṣe bá yàbí so lọ́la so káwá fi yẹn justify protest ok tó bá jẹ́ pé hubbul watan minal iman ṣe káwá sún àwọn ilé epo nínú ìlú wa sẹ́nu imani lè mìíràn wọn ah ẹmọ gbọ́ mo mi mo wá sún lé epo bẹ̀ mi mo ń sún lẹ́sẹ̀ búrẹ́dì bẹ̀ mo mi mo ń sún ọjà bẹ̀ mi mo ń dagbó nùlú mo nífẹ̀ẹ́ mi ìjẹ́ káàrùn lọ bí iṣẹ́ mo nífẹ̀ẹ́ mi mo ń dagbó mo ń security fà ṣe mo nífẹ̀ẹ́ lú mi ìlú ta bá nífẹ̀ẹ́ tó ẹkùn fẹ́ lo àdíìsì ń gan ìlú ta bá nífẹ̀ẹ́ à nífẹ́ kó tú bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ a ma ní onílù èfẹ́ tú ah, ah, ah, àdíìsì ń gan tó takọ́ ní tẹ́pẹ̀lá àwọn ẹni àmì ìkánu èyí àfọ́ ní mádíà ní ẹni àmì program ẹ̀ká tó ti ṣe tó ti pẹ́ tí mo ti rí àdíìsì tánàbí ti sọ wípé tí ànẹ́bí sọ pé ẹ padà láwọn olórí tí wọ́n ma bèèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ yín àmọ́ wọn ò ní fún ilẹ̀tọ̀ tí yín ẹwọ́n tánà bí sọ àwọn sàábà ń bèèrè wà ní sàmìlà sáà pé àwọn sàábà tó mímọ̀ pé kí ni ká ṣe yá Rasulullah Ànábì ní ẹ fún ẹlẹ́tọ̀ wọn ẹ má bèèrè tó ti lọ́dọ̀ Allah ẹwù Islam wọ́n gbọ́wọ́ náà láwọn fún ẹná ẹ̀fún ọlọ́wọ́ náà wọn ẹ̀gbọ́n Ọlọ́run dákùn ṣàánú wa ẹ 1990 ó ní àníbìnà bèèrè ẹ̀tọ́ wa ní wọ́n ní a mọ̀ bèèrè ẹ̀tọ́ wa pẹ̀lú pé ká mọ̀ jáde náà ni ó sì túnkí ní ìyẹn ó sì lọ́lọ́ kílìpẹ̀ ti pẹ́ tọ́lọ̀ máa kí èṣì lè rí kílìpẹ̀ ti pẹ́ ó sọ ó tẹ̀ sọ́dọ̀ ó tẹ̀ ó tẹ̀ padà lámọ́lẹ̀ dáadáa wípé kí ẹ̀mọ́ ajáde wípé alimọ̀ jáde pé àwọn sálàfí 1990 ní a jáde ànábì gbọ́dọ̀ wà náà sálàfí 1990 yẹ̀wò ọwá ní ọ̀rọ̀ kan wà àwọn ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ lẹ́ àwọn olùrò pé àwọn akhbar ó ní amùgbàtí wọ́n mọ́ ilmìn hadith ọ̀rọ̀ abúbákì tẹ́mọ̀sọ ife àbákì sọ pé wà nínú àìtùmú ní kìníkà kìníkà fa'inú ni ipe tí bá tí bá ṣe dáadáa ẹ̀rìn mi ọ̀nà àbákì sọ fún ọjọ́ ẹyọmí tánú sọ fún ọbẹ̀ inú tíra lórí alámọ́ inú <laughs> o tó orí alọ́kọ́kọ́lọ́ mú wá náà àwà óyá alìsìnádú mínàdì ìsìnádù ọ̀rọ̀ ìdá bóò láti fẹ́ mọ̀ pé ó rò bí á akẹ́dẹ́nu sọ pé àgbákì sọ pé ní eléyìí ọmọ kẹkẹfà àwọn kútùbù mọ́sánàdà ló ti rí ìsìnádù rẹ̀ dá káfí mọ̀ pé àbúbákì lórí lè sọ̀rọ̀ ẹ̀ àbúbákì ìbálówákọ́ ló sọ nígbàtá àfá wo ìsinádù rẹ̀ abúgbákì kọlu sọ kò rí ẹ̀rọ abúgbákì kò sẹ́nì kankan tí àwọn sọ fáwọn ìyàí pé ẹ tàbí agbègbè mọ́sí gínú kan ẹyọmí yọ kíní fún kíní fún kíní nítorí kíní sí báyọ̀ tó jáde against Uthman sàábẹ̀ ló support wọn tẹ́pàdà pa Uthman àwọn ẹni àwọn èèyàn burúkú bí ti yínà nìna wọ́n pa Uthman tí wọ́n bá wà láyé tàbí Uthman ó jọ ìwọ́n láti pa Uthman irú ilẹ̀ lẹ́pa umar ẹlẹ́pa Ali ibn Abi Talib irú ilẹ̀ Khawarij ní tó jáde Nahrawan against Ali ibn Abi Talib radiyallahu anhu an yahubbu al-watan min al-iman tí wọn kọ́ mọ̀ túlù rẹ̀ dànù takibí alóòtọ́ ló tẹ̀ fẹ́ràn lú rẹ̀ tó fẹ́ lú àdíìsì tí ó lálàáfíà yìí náà ó ma sàdúwà fáwọn olórin tó wákó fẹ́ ma bàjẹ́ ó ma kọ́bà ẹni wa imatatul adha anìtọ̀rì tèmínú imẹ́ nìyíwa <laughs> al-iman bid'un wa shafi'una shurba ẹmọ ọmọ Nigeria o àtàfà àfáòsì àfáàfà orí rédíò fa afdaluha qawlu la ilaha illallah wa adnaha imatatul adha anitọ̀ wal haya'u shurbatun nabiyyi Ànábì ní ká yọ èso wà lórí ọ̀nà tó lè gúnmọ́tò tó lè ọ̀gẹ̀dẹ̀ wà ìwọ wá lọ gbé táyà sórí títì ó wá dáadáa sí ọmọ Nàìjíríà ọ̀rọ̀ ọmọ Nàìjíríà ọ̀rọ̀ wọn mọ̀dìkìkátùn mọ̀dìkìyàtùn ọ̀rọ̀ tó mọ̀ sọ ó mọ̀ sọ kó sínú òsìmọ̀ rẹ̀mìsìlá àníbì sọ pé nínú imẹ́nu bí kí yẹn yọjú lè sàbúrú fún kòrò náà ìwọ́n wá gbé táyà lọ sórí wá sún ìwọ́n wá lọ sórí kí ní street light ó wá ń fọ́ wọ́n wá dẹgbogbo títì ìrú àníbì sí ní kẹ́ ìmọ́tọ́tù ládáa a ní torí nínú imani ló wà ìwọ́n sì ń takọ̀ àdífì yẹn ọwá ní tó wá tọ́nù mínà lè ẹwọ àwọn àfáàlù ìkaná ni wọ́n sọ ní àwọn ẹlẹ́gbẹ́ ọgọ́ tó mọ́ ń kọ́wọ̀ ẹgbẹ́ wọn ṣe gbé òsì káàkiri ní wọn láwọn ṣe gbé káàkiri òun sọ ẹwà bí a máa jáde tí sọ́jọ́ ni èyí ò máa ń ṣe bí ọlọ́tí báyìí tí wọ́n fọwọ́ ra kan mọ́ sí báyìí èyí ò máa ń ṣe fíwáṣẹ́ báyìí náà ebi parí àlú tó má ti wá jáde kí ló ṣẹlẹ̀ báyìí àbí ó kẹ yóò jókè wálẹ̀ ní àbí ọmọ Nàìjíríà gọ́ tó má ti jáde báyìí rice ó kẹ́ di 10 naira bag rice kan 10 naira <laughs> àbí rice ọ̀rọ̀ lọ bá ojoojúmọ́ rice wọ́n àmọ́ wọlé à ní sísẹ́ mọ́ rice ó kẹ́ mọ́ wà ní bí i pé tiger battery ní làákà ìwà lò ṣambi Allah so ìyẹn àwọn àfá àwọn àfóòsì àwọn ẹni àmì tán sọ àwọn ènìyàn náà sọ orí lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ṣambi Allah subhanahu wa ta'ala kó wà fákọ́ ní bàkan wa so barakallahu fikum wa